الحمد لله آه ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا وبعد آه دبكم الله سبحانه وتعالى tó tún ṣe ní rọrùn láti pé kí yàtọ̀ sípá àti kẹ́kọ̀ọ́ tán a tún nígbìyànjú fún ma a tún fẹ́ ṣàǹfààní láàrin ara wa an bẹ̀lọ́n ọba subhanahu wa ta'ala kó fi báraka sí gbogbo àwọn kàtí a bá ń ṣe so tíra tí a fẹ́ bẹ̀rẹ̀ àlàyé rẹ̀ yíò wọ́n náà ni tíra ta mọ̀ sí muthallathu quturub so muthallathu quturubi so uh, muthallath nínú àwọn agbọ́nrin ìmọ̀ àbí abala ìmọ̀ ilmul mufrodat ni so ìmọ̀ mufrodat so gẹ́gbọ́ yí a ṣe mọ̀ pé ìmọ̀ lọ́gọ̀ oríṣiríṣi ló pín sí a ní ìmọ̀ nahwu sarfu eh, badi ma'ani bayan ishtiqaq Eh, tarikh tí ta ma ń pè ní adab so gbogbo àwọn kaba ìlà ni a wá ní ìmọ̀kaná ta ń pè ní ilmu al-mufradat so ilmu al-mufradat so ilmu al-mufradat wọ́n tún ma ń pè àwọn afáà tún ma ń pè ní wọ́n ma ń pè ní matunul lugha wọ́n ma ń pè ní matunul lugha torí pé a ní nǹkan míì ta ń pè ní fiqhul lugha a lè sọ pé in tí mo lè fi sàlàyé tí ó yẹ ni pé in ta pè ní fiqhul lugha ti ẹ̀ a lè sọ pé fiqhul lugha ni usulul fiqh bọ̀ mọ́túnù lógọ̀ wá ní àwọn ahadithul fiqhi so mọ́túnù lógọ̀ tí àwọn ní àwọn ahadithu àwọn ahadithul fiqhi so wọ́n ma ń pè ìmọ̀ yí ní mọ́túnù lógọ̀ òun ni ìmọ̀ tó sì pé òun ni ìmọ̀ àwọn ọ̀rọ̀ lárúbáwá gangan fúnra rẹ̀ àwọn ìmọ̀ ọ̀rọ̀ lárúbáwá gangan fúnra rẹ̀ wọ́n ma ń pè ní ilmul mufradat náà so àwọn ìmọ̀ ọ̀rọ̀ lárúbáwá gangan fúnra rẹ̀ ṣe sí rí ìmọ̀ yìí ohun gangan ni ìmọ̀ alákọ̀ọ́kọ́ fún ìmọ̀ lárúbáwá so torí pé àwọn lárúbáwá látàrí ìgbà jahiliya náà ti máa ń de àwọn ọ̀rọ̀ wọn mọ́lẹ̀ pẹ̀lú orin tó máa ń há àwọn ọ̀rọ̀ wọn tó máa ń de gbogbo ẹ̀ mọ́lẹ̀ tó tún nígbà tó tún dénú islam náà wọ́n máa ń de ọ̀rọ̀ mọ́lẹ̀ pẹ̀lú orin wọ́n máa há gbogbo ẹ̀ wọ́n máa há so hatta débi pé Umar ibn al-Khattab radiyallahu anhu nínú tarikh rẹ̀ wọ́n mọ́ ròyìn pé òun gan máa ń lọ sí àwọn ọjà tán tí máa ń kọ àwọn orin yẹn láti pé kó bá fi gbọ́ àwọn ọ̀rọ̀ kó bá fi gbọ́ àwọn orin tó níkìní so yìí náà lófin lóun náà fi máa ń gbà yànjú pé kéèyàn máa visit àwọn orin lárúbáwá torí pé èyàn mọ̀ rí oríṣiríṣi àwọn hikam àti oríṣiríṣi àwọn ọ̀rọ̀ dèmọ́lẹ̀ ń bẹ so àwọn ilmul mufradati òun ni alákọ̀ọ́kọ́ mọ̀ nínú ma lọ́gọ̀ gẹ̀gẹ̀ òun sì ni ìmọ̀ tó ṣe pé gbogbo manahu náhù àti sọ́rọ̀fù àti gbogbo ma yóò tẹ́yàn ní yóò fi wúlò so tó gbé tẹ́yàn bá kàn kọ́ náhù lásán tó mọ̀ náhù jù bẹ́ẹ̀ lọ tó bá ma àwọn nǹkan tó fi lò kò ní túnmọ̀ so in tó fi fatáwọn àfáà náà fi fún ní so lára àwọn abala ilmul mufrodati ni àwọn ma'ajim àwọn kílòkọ̀rẹ̀ àwọn dictionaries so orísìíṣẹ́ àwọn dictionaries bí kitabul ain ti Khalil ibn Ahmad al-Farahidi so àwọn kitabul ayn àwọn kílọ̀kọ́ rẹ̀ al-Qamus oríṣiríṣi àwọn tírà bẹ́ẹ̀ so as-Sihah ti al-Jawhari àbí Lisanul Arab gbogbo àwọn ma'ajimu yìí gbogbo abẹ́ ilmul mufradat ló wà àbí ìtàtúmọ̀ sí matnul lugha lára inú mọ̀ yìí náà ó tún wá ní àwọn kọ̀ọ̀kan àwọn abala kọ̀ọ̀kan náà àbí àwọn fánù mi àbáwọn khidma mi àwọn ọ̀nà mi tán fi gbà ṣe tahriri mọ̀ yìí òun náà ni pé bóyá bí kán jama'a àwọn nǹkan tó jẹ́ mutaradifat àbáwọn nǹkan tó jẹ́ mushtarakat ìtàn pè ní mushtarakat ni pé kí ọ̀rọ̀ yọ̀kan kó dá lórí ìtumọ̀ tó pọ̀ ìtàn pè ní mutaradifat ni pé kí ọ̀rọ̀ tọ̀tọ̀ wa in kò bá ti ẹ̀ sí pé ìkhtiláfù díẹ̀ ìkhtiláfù nisbi wà ní ọ̀dọ̀ àwọn àfáà nípa ilé ìgẹn nípa pé torí Shaykhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala àti Al-Imam Ibn Al-Qayyim Al-Imam Ibn Al-Qayyim so Shaykhul Islam àti Al-Imam Ibn Al-Qayyim so wọ́n àwọn ò pé ní pé tamamu taroduf ní kó lè wà nínú Qur'an ní pé tamamu taroduf ní kó wà ìtumọ̀ tamamu taroduf ni pé kí ọ̀rọ̀ kó sí pé ìtumọ̀ kankan náà ni ó dá lórí tí nǹkan mìíràn dálé lórí wọ́n ni torí pé lè yóò túmọ̀ kamal a sì mọ̀ pé kamalu tọ́lọ́ọ̀bá nìkan ni ó mọ̀ bẹ̀ fún eh, ọlọ́ọ̀bá ló ní kamal tó ga jùlọ so Ibn al-Qayyim náà ma ń sọ ilé dáadáa kọ́lá wọ́n sọ ní ìtìrà wọn as-Sawa'iqul wọ́n sọ́nú Ibn Qayyim sọ́nú fawaid wọ́n sọ́nú as-Sawa'iqul Mursala náà pe ní pe mutarodifati pé kò fi ní pé kò sí mutarodifati nínú Qur'an tó rí pé ọ̀rọ̀ yẹn o èyàn kàlẹ̀ wù púpọ̀ yóò jọra wọn ni but yóò padà yàtọ̀ ní pé owó yóò yàtọ̀ ní sí ní bẹ́ sí yàtọ̀rẹ̀ àbí nǹkan tó jọ wọ́n báyìí sá so ìyún táwọn afá mi fi kọ àwọn tíra tó ń pè ní àwọn lára àwọn tíra mufradati náà ni àwọn tíra furuq so gẹ́gẹ́ bí al-furuq al-lughawiyya ti abu hilal al-askari so àwọn furuq al-lughawiyya gbogbo àwọn ọ̀rọ̀ tá mọ́ rọ̀pọ̀ jọra wọn yẹn wọ́n wà kún wọn wà ní ibi tó ti yàtọ̀ ní ẹlẹ́ rọ̀pọ̀ jọra wọn but elé wọ́n ma ń lò fẹ́lẹ̀ wọ́n ma ń lò lè nígbà báyìí so àwọn ilmul mufarat ìmọ̀ tó dùn gan àwọn bí àwọn gọ̀ríb àwọn gọ̀ríb so bí àwọn gọ̀ríb so àyúrò àwọn gọ̀ríb yẹn wọ́n ma fi ń kọ mọ́jámù fún fánú kọ̀kẹ́ ni so fún fánú kọ̀kẹ́ so bóyá bí fún tíra kan àbí fún fiqhu àbí fún kẹmí irú al-misbahul munir al-fayyumi so ti irú al èdè àwọn àfá kódà mo ń rọ̀ wá ká ní lórí fún ó dá gan ẹ̀mí al-Misbah al àwọn àfá wọ́n ma ń gbà yẹn jù pé kíyàn ní tíra so wà in kana kò bá ti ẹ̀ sí pé wọ́n kọ lórí fiqh Shafi'iyya ni torí so nínú but Misbah al-Munir yẹn so ala ikhtisarihi bó ṣe so àbí àwọn àwọn tíra mìíràn tán kọ fún àwọn fannu mi gẹ́gẹ́ bí àtàrífàt àbí kílùkọ rẹ̀ ẹ̀ tí tíra alimamu nawawi so àtàwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ṣá so àwọn gọ̀ríbù náà wà so lára àwọn tíra tó tún wá lára àwọn fannu mufrodati náà ni so at-tathlith lára tíra tó wá kọ àbíkátí ẹni tó kọ́kọ́ kọ nǹkan nípa at-tathlis òun náà ni Qutrub ẹni tó ń pè ní Qutrubi so ó kọ rẹ̀ ni Muhammad ibn al-Mustanir so Muhammad ibn al-Mustanir ló kọ rẹ̀ so Qutrub Muhammad ibn al-Mustanir so Muhammad ibn al-Mustanir yìí so ọmọ kéwù Sibawayhi so ọmọ kéwù Sibawayhi gangan ni Muhammad ibn al-Mustanir yìí so Qutrub bí lákọ̀bù ní tán fún so wọ́n sọ pé ó máa ń tètè lọ sí ọ̀dọ̀ síbàwé yóò tètè jí lọ ọmọ yìí ti lọ sí ẹnu ọ̀nà síbàwé yóò lọ síbẹ̀ yóò lọ gbàmọ̀ lọ́dọ̀ rẹ̀ yóò lọ gbàmọ̀ lọ́dọ̀ síbàwé so ọjọ́ kan síbàwé yìí wá jáde wá rí wọ́n ni ah wọ́n ni ìwọ yóò dà gẹ́gẹ́ bí kótórùbù ni so kótórùbù ni ṣe bí wọ́n ni bí ẹ̀ kí náà ń pè ní insect bí kòkòrò tó sì pé ma ń lọ yí ma ń bọ̀ kìí sinmi ní tán pè ní ni so àkílùkọ rẹ̀ so ẹni alá ẹni ni ẹni tó kọ́kọ́ kọ nǹkan nípa at-tathlith àbí nǹkan tó jọ mọ́ àwọn muthallathat so àwọn muthallathat so lẹ́yìn rẹ̀ àwọn ìlúmínà tó wá kọ but ẹni tó wá pé gbogbo ẹ̀ ma sọ pé ilayhi al-muntaha so fil arabiyya òun náà ni so ibn malik ó wá òun ló wá so ọwọ́ kọ kílọ̀kọ̀ rẹ̀ tíra al-i'lam bi muthallathi al-kalam so al-i'lam bi muthallathi al-kalam orin rẹ̀ wà so orin ni al-i'lam bi muthallathi al-kalam yẹ bí 2000 lines in so bí more than 2000 lines in so ni al-i'lam yẹ bi muthallathi al ibn malik tún wá ní tíra mi yàtọ̀ sí al-i'lam bi muthallathi al-kalam so ikmalul i'lam bi tathlithil kalam lo so ikmalul i'lam bi tathlithil kalam so ikmalul i'lam bi tathlithil kalam yìí lé òun ni tíra tí ó kójọpọ̀ jù àwọn muthallathat so àwọn muthallathat òun ló kójọpọ̀ jù àwọn muthallathat so wọ́n náà láti ma eh, eh, ibn malik bí ibn malik ṣe mú bèrèbèrè tó nínú lọ́gọ̀ so a ah, so tíra yìí tí tíra ti kútùrùbù gẹ́gẹ́ àwọn afọ́ sọ pé náthúrù ló kọ so náthúrù ni pé kìí ṣe orin ni kútùrùbù kọ so but àwọn ẹlòmí wá nígbàtí Ọlọ́run bá kátàbà lahal qabul Ọlọ́run bá ní káwọn èèyàn gba tíra yẹn so wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ so kí a ń so ní tẹ́ ń pè ní tẹ̀sílìs òun ni kó wá lórí síhọ ẹyọkan àbí kó wá lórí nasku ẹyọkan but tí haraka rẹ̀ bá ti yàtọ̀ tí haraka rẹ̀ bá ti yàtọ̀ ní ìkan láyé kan ní specific àyè kan àbí àyè méjì papọ̀ lẹ́ẹ̀kan so yóò jẹ́ kí túnmọ̀ kìní ẹ̀ yóò jẹ́ kí kìní ẹ̀ tún ní lílò mi yóò tún jẹ́ kó jẹ́ pé wọ́n lò bẹ́ẹ̀ nínú lárúbáwá ẹ pé mo sọ́ra fún ìtumọ̀ ń sìn torí

mùsálàsì náà ni o but kí ló kọ́ rẹ̀ ìtumọ̀ kankan náà ni o mọ̀ mú wá ní gbogbo àwọn tó bá ṣe ń yí padà lápẹẹrẹ ń sìn ẹ wo kọbùrù tàbá ní kọbùrù khiburu àti khuburu kọbùrù khiburu khuburu in ti gbogbo ẹ̀ náà ni al-ilmu so kọbùrù khiburu khuburu in ti gbogbo ẹ̀ náà túmọ̀ òun náà ni al-ilmu so àwọn mùsálàsì àti káwọn tó ṣe pé muttafiqatul ma'ani ni so ìtumọ̀ ẹyọ kan náà ní gbogbo àwọn muthalafati yóò mọ̀ ní àwọn muthalafati kan sàtọ́ sí pé mukhtalifatul ma'ani ìtumọ̀ rẹ̀ yóò mọ̀ yàtọ̀ gẹ́gẹ́ bí albaru albirru àti kíni alburru oye so albaru albirru alburru so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn muthalafati bákan náà wárí ó lè ṣe fa'u fààrẹ ni wọ́n sì tẹ̀fìlífì rẹ̀ bí albaru ta ti mọ́ fún wánsìn ó lè ṣe pé àínú rẹ̀ ni wọ́n sì tẹ̀fìlífì rẹ̀ ó sì lè ṣe pé ngbà míì náà láàmù wọ́n sì tẹ̀fìlífì rẹ̀ kódà ó lè ṣe pé harafi ẹlẹ́kẹ̀ẹ́ ni wọ́n sì tẹ̀fìlífì rẹ̀ gẹ́gẹ́ bí mushaf mishaf àti mashaf mashaf mishaf àti mushaf ẹn pé mímú yẹn gbogbo náà lámọ̀ pé kò sí lára harafi pìlẹ̀ àbí so but òun náà sí tẹ̀fìlìsì rẹ̀ so eh, al-muthallas al-muttafiqul ma'ani muthallas tó sì pé ìtumọ̀ rẹ̀ ẹyọ kan náà ní lọ́nà mẹ́tẹ̀ta ni so torí pé tí a bá ní mushaf tó bá ní mishaf tó bá ní mashaf ìtumọ̀ kan ni gbogbo so mushaf mishaf mashaf ìtumọ̀ kan náà ni mẹ́tẹ̀ta so akírùkọ rẹ̀ so báwọn afá tán ṣe define in tán pè ní àtẹ̀fìlìsì gangan ni bá ṣe define nǹkan tán pè ní tẹ̀fìlìsì ni but tí yẹn bá fẹ́ fi mọ́túnù kútùrù bí gbọ́yé àbí àwọn náfùmù tí wọ́n kọ lórí mọ́túnù kútùrù bí gbọ́yé èyàn ó gbọ́ nǹkan méjì yìí ń bẹ tó lè wrong aláwọ̀kọ́ ni pé ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ máa yàtọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé fáwù nìkan ló ti máa ń ṣẹlẹ̀ fáwù kẹlímà ní torí gbogbo àwọn èyí tí kútùrù bù mú wa ẹyọ kan náà Eh, fáwọ́ mẹ́ so ẹyọ kẹ́nà ní òkín ṣe fá ní eh, tẹ̀fìlìtì yẹn kìí ṣe pé fáà ló ti ṣẹlẹ̀ so ilé jẹ́ sókí nípa ìmọ̀ tẹ̀fìlìtì so gẹ́ mo ṣe sọ eh, kútùrùbù gangan Muhammad ibn Mustanir ọmọ kí o síbà wáyìí násùrù gangan lòun gan kọ tíra àti ẹ̀ so hátà wọ́n gbà àwọn ní pé násùrù yẹn gan kò wọn ò rí mọ́ wọn ò rí mọ́ so àwọn nẹ́fùmù kan kọ lórí ẹ̀nà làwọn èèyàn rí so but tí kútùrùbù yìí bó ṣe dá tó fún ẹni tó wá ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ mà so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ló tún ṣe pé ó tún fẹ́ kéré bá kankan so torí tí a bá lọ wo eh, al-i'lam bi mufallafi al-kalam aliyẹsẹ oní 2000 2000 ibn Malik kọ so ẹsẹ̀ oní 2000 ní so gbogbo ilé yìí ó fi ń hàn wá pàtàkì ìmọ̀ lọ́gọ̀ so gbogbo àwọn nǹkan gbogbo àwọn nǹkan ó yẹ kéèyàn ní hẹ́rùsù sí gbogbo gbogbo àwọn àfáà táwa náà ma ń dákọ wọn yìí gbogbo wọn ni wọ́n ní mahrọ̀ àbí wọ́n ní sarwa tó jiná gan nípa lọ́wọ́ àrọ̀bíyà ẹgbòrò alimamu nawawi alimamu nawawi ọmọ kéwú ibn malik ni alimamu so àtàwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹwà alimamu ibn al nígbà tí wọ́n ń kọ tí wọ́n fẹ́ kọ tọbakọ́tù nuhat so wọ́n fẹ́ kọ àwọn àfọ́n náhùjọ wọ́n tún fi ibn malik sí ẹ wo Sheikhul Islam náà tìbí Sheikhul Islam wọ́n mọ́kọ́dá kìtàbù sí ìbàwẹ́ wọ́n criticize kìtàbù sí ìbàwẹ́ pé ah, àwọn 88 àwọn 88 mas'ala wà ń bẹ̀ tí sí ìbàwẹ́ yóò gbá okùn kan tí ìkan wà nínú àwọn àfán lọ́wọ́ náà ni Abu Hayyan náà ń pè okùn kan tó fi ní padà ní problem pẹ̀lú Ibn Taymiyyah tó lóhun láìkì síbàwéyì gan pé ah ó wá ní síbàwéyì 88 masala 88 gbáko ló wà nù tíra rẹ̀ so ó ní yíjù pẹ̀lú rẹ̀ pẹ̀lú Sheikhul Islam wáyí bó jẹ̀ tó gúnmọ́ ń bà jálá Sheikhul Islam gẹ́ nítorí ìmọ̀ tí Sheikhul so tí yàn bá sì wo ah èyàn orí mọ̀ lọ́wọ́ àmẹ́ ẹ mọ̀ ka àwọn tíra mi ń pa bóyá gẹngbà àkídà ni sheikh zan wọ́n sì lọ àbí ibn al-qayyim náà kó ó tiẹ̀ tó tíra àwọn alfawaid kìí ṣe so eléyìí fi hàn pé èèyàn náà gbọ́dọ̀ ní ìgbìyànjú sáwọn ìmọ̀ mufrodat ọ̀nà méjìlá ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn máa fi wá wá ìmọ̀ mufrodat lára àwọn ọ̀nà táwọn èèyàn máa fi wá ní pé àwọn ìlú mímọ̀ wà pẹ̀lú kan máa há àwọn orin lárúbáwá gẹ́gbọ́n kan máa há orin jàìríyà in tó nínú ni pé ó ma láwọn bi, i bí àwọn ọ̀dọ̀tí kọ̀ọ̀kan núgbà mi ó ma ní bí àwọn ọ̀dọ̀tí kọ̀ọ̀kan núgbà mi bí kẹ́ ma ha ọmọ ní Imrul Qais so àwọn imru Imrul Qais ó ma ní bí àwọn ọtí àyín ọtí so anju ń júwe obìnrin gbogbo àwọn kan báyìí so ní tó fi ṣe best method kọ́ ni kẹ́ ma ha àwọn orin so ìyẹn lè kódọ̀tí látara rẹ̀ tó náà wà di ma wíwíkúwì so àwọn ọ̀nà mí tí yàn fi máa ń stọ́dí àwọn mufrodati ni pé kíyàn àwọn mutun tán ti kọ kíyàn ha wọn lẹ́yìn tí yàn bá wá ha wọn mutun yẹn tán kíyàn náà wá ha mọ́ jámù lára nǹkan tí tọ́lìbùn ilmi náà gbọ́dọ̀ máa lé tí yàn bá fẹ́ so òun ni pé kíyàn gbìyànjú kíyàn ha mọ́ jámù kan ó ti ẹ̀kẹ́rí ha al munir so kíyàn ha misbahul munir so Ọlọ́run bó sì fún wa ha inṣáàlá so akílùkọ́ rẹ̀ so gba àwọn kan yíò máa ń jogun ìmọ̀ fúnyàn torí ó ìmọ̀ lókọ̀ àrọ̀bíyà àwọn afẹ́ sọ pé lára àwọn kan tí wọ́n máa fi ń pè ní adab ní pé ó máa so ìmọ̀ lókọ̀ àrọ̀bíyà ó máa ń bí àwọn ẹ̀kọ́ so àbí ó ṣe jẹ́ nípa nǹkan báyìí so ó ní ham ẹ̀hẹ́ so hamdan li bari al-anam thumma as-salatu was-salam ma naha fi dawhin hamam ala ar-rasul al-arabi wa alihi wa sahbihi wa man tala min hizbihi sabilahu fi hubbihi ala mamarri al-hiqabi oni hamdan so hamdan so kini ya rabu hamdan be en tó bá mọ̀ ko na woni kini ya rabu hamdan na'am mubtada sí wọ́n gbà hamdan naam wọ́n gbà sí alẹ́lùmí tó ní i'tiradot naam kí lè pé masdar tẹbá ní al-maf'ulul mutlaq so bẹ́ẹ̀ni ẹgbẹ̀yìn lẹ́gbàáwò kìí ṣe mubtada tó gbé mubtada marfu'u ni marfu'u ni mubtada eléyìí masdar eh masdar àbí maf'ulul mutlaq ni so maf'ulul hamdan maf'ulul mutlaq ni so gẹ́gẹ́ bí qalu salaman izdakhalu alayhi fa qalu salaman so so kí ló kọ́ rẹ̀ eh, maf'ulul mutlaq ni li fi'lin mahdhuf so li fi'lin mahdhuf taqdiru ma jẹ́ gẹ́bí hamidtu hamdan àbí ahmadu hamdan so ahmadu hamdan àbí hamidtu hamdan so eh, kí ló rẹ̀ maf'ulul mutlaq ni but mo fẹ́ bi one question kan èwo ló lọ́lá jù nínú sọ pé alhamdu àti hamdan ẹni tó bá mọ̀kànlọ wọn ni ò kìí ṣe kọ wọ́ alhamdu àti hamdan náà alhamdu kí ló dé ok barakallahu fikum wájúhù kan but wájúhù tán àfá mi tí wọ́n fi mú wá ni pé torípé ṣe rí tí wọ́n bá ní fi sọ nabiyullahi ibrahim nígbà tó sọ pé idhaqalu alayhi faqalu bó ní ayà ṣe wá qala salamun idhaqalu alayhi faqalu salaman qala salamun ẹwùn kátà mọ̀láíkà sọ àwọn ní salaman so salaman so maf'ulul mutlaq ni li fi'lil mahdhuf oye èyí tí anábì Ibrahim sọ ń tí ẹ̀ salamun òun lọ́lá ju salaman lọ salamun salaman níwọ̀n wọ́n pé ah, bóòlé sí lọ́lá torí pé tí hamdani ẹjìn bí wọ́n kwẹ́sìn kan tí hamdani tí a jumlatul ismiya ni àbí jumlatul fi'liya hamdan ẹni tó bá mọ̀kún náà ni ṣe jumlatul fi'liya ni àbí jumlatul ismiya náà ismiya náà ṣe the same thing náà lẹ́fẹ́ sọ àbí jumlatul fi'liya ni torí pé àti sọ pé wọ́n ti ṣe tẹ̀kìdìrù síbẹ̀ so ahmadu hamdan ahmadu hamdan so jumlatul fi'liya ni ṣe wá rí àwọn àfá ma ń sọ kìní kan pa pé jumlatul ismiya yadullu ala al-ithbati wal istiqrar wad dawam jari al-istiqrar wad dawam ni ismu mamuwa al-ismu yadullu ala al على الاستقرار والدوام على الاستقرار والدوام so tí nǹkan bá wà ní ismu ó túmọ̀ pé kíní yẹn istiqrar kíní yẹn ń bá kíní yẹn lọ kíní yẹn dẹ̀ dún nímọ̀ kíní yẹn so tí nǹkan bá jẹ́ ismu ó túmọ̀ pé ó dún nímọ̀ rẹ̀ bọ̀ tí nǹkan bá jẹ́ fi'lu yadullu ala tajaddud fi'li ma ń tajaddud ń tẹ̀ ó ma túmọ̀ pé kíní yẹn ó ń ó túnmọ̀ pé kìíní yẹn ó ń ṣẹlẹ̀ ó tún ń so táìmù tó fi ń ṣẹlẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ so èwo ló wá lọ́lá jù ṣé nǹkan tí tajaddud ó ń ni àbí nǹkan tó wà dawam àti istiqrar dawam in tí smi fi lọ́lá jù fíhàn líyọ ni in táwọn afá fi gbà Ibrahim fi reply salamun olóla jù kíni salaman lọ in tá fi rí náà ni ẹ̀tọ́lọ̀ bá fi lọ́nu Kùránì pé

akílùkọ ah, rẹ̀ so bó sà sí jẹ́ nípa hamdan nìyẹn so hamdan li bari il anam so baro a bí ma'ana khalaqo so al anam al khalqu so hamdan ọpẹ́ fún ẹni tó dá àwọn ẹ̀dá so thumma as-salatu was-salam as-salatu èyàn tọrọ fún ẹ̀yìn tó ga jùlọ fún Nabi sallallahu alaihi wasallam ń pè ní as-salah àti àlàáfíà ma náà ha annáhù òun ni bí ẹyẹ sí ma ń bó ṣe ma ń dún tó ma ń dún tó ma ń dún lọ dúnbọ̀ yẹn so náà kí n kẹ ma dún kó ma dún continuously so ibẹ̀ náà láti rí anniyaha so anniyaha so ma náà fi dáwọ̀hìn so òun ni jam'u abismu jins fún dáwọ̀há dáwọ̀hátún so dáwọ̀hù òun ni jam'u abismu jins fún dáwọ̀hátún in tán pè ní dáwàtù ní ash-shajaratul azima so nínú misbahul munir so wọ́n tún wá in tí èyàn fi ní bùkátà sírò àwọn tẹ́ra báyìí ni wọ́n tún wá fi kíníkà kún nínú misbahul munir nígbàtí mo wo wọ́n ní ayyu shajarati ayyu shajaratin kanat gbogbo kí tí ó bá jẹ so gbogbo àǹfàní tán fi sí bí misbahul munir ẹ lè mọ́ rí ní àwọn dictionary kéèkéé tó yókù tó so fi dáwọ̀hìn so dawh òun jam'u dawhatun ní tó sì ń pè ní dawhu ní kíni ìgínà ńlá so ni ma náà fi dawhin haman ọpẹ́ yìí àkílùkọ rẹ̀ ọpẹ́ tàn dú fún albari uyi so fatubu ila bari'ikum so fatubu ila bari'ikum so ọpẹ́ tàn dú fún albari àti àsàlátù ta fi ránṣẹ́ fún annabi sallallahu alaihi wasallam so kuma belo manaha fi dawhin hamam alhamam ni ayele ayele so wọ́n lára ma ń lò ní orin wọn gan so ma ń lò gan so ma náà fi dawhin hamam lópin ìgbà tó bá ń dún lára agi àtàwọn ayele bá yìí dún lára agi so ala rasuli al-arabi lórí òjíṣẹ́ tó jẹ́ lárúbáwá so a rí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan albara'atul istihlal nínú nínú balagha nínú balagha pé tí a bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kéèyàn wá mú nǹkan wá nínú muqaddima tí ó tọ́ka lórí nǹkan tí a fẹ́ sọ gẹ́gẹ́ bí ní sí mo fẹ́ sọ̀rọ̀ tó lè mọ́ ní alhamdulillahil azizil qahhar so ba mo fẹ́ sọ̀rọ̀ tó lè mọ́ ní alhamdulillahil latifur rahman so but bara'atul istihlal ni pé wọ́n ma gbúrò nínú muqaddima gan tí mo fẹ́ sọ so náà pè ní so yí tán fi lo alárùwọ́súlì láàrọ́bí ni ó ní wà áàlìhí wà sọ̀hbíhì ó ní àtàwọn ará alé rẹ̀ àti sọ́hbù so wọ́n ní jam'u sọ̀hábà ni pọ̀tàwọn àfáà mi gbà pé kèé ṣe jam'u so wọ́n ní kèé ṣe jam'u so wọ́n ní kèé padà ń lò fún ìran nǹkan yẹn so wọ́n ní kèèṣe àwọn àfáàmì gbà pé kèèṣe jam'u tó ibi Malik náà sọ pé fa'alun qiyasul masdaril mu'adda min dhi thalathatin karodda rodda karadarada <laughs> so ní karodda rodda ó ní ẹ̀yìn Malik sọ pé fa'alun qiyasul masdaril mu'adda fa'alun fa'alun tẹ́ríyẹn wọ́n ma ń lò fún masdaru nǹkan tí wọ́n bá fẹ́ kó jẹ́ ta'adíyà ni dọ́rọba dọ́rbùn so dọ́rọba dọ́rbùn so min zi talatatin níbi àwọn nǹkan tó sì pé tùlátí ni wọ́n ka rọ́dà gẹ́gẹ́ bí rọ́dà rọ́dán so ka rọ́dà rọ́dà oye so kí ló kọ́ rẹ̀ àwọn àfáà gbà pé kèèsè kìnnì kèèsè jama'u so wa man tala min hizbihi àtàwọn tó bá tẹ̀lé min hizbihi nínú àwọn ìjọ rẹ̀ so nínú àwọn ìjọ rẹ̀ sẹ̀bílahu so wa man tala sẹ̀bílahu ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ nínú àwọn ìjọ rẹ̀ so maf'ulu bihi mu'akhkhar yẹn so fi hubbihi níbi ìfẹ́ rẹ̀ níbi ìfẹ́ Ànábì sallallahu alaihi wasallam ala mamarri so ní bí almamaru so látara marro so ní bí ìgbà bá sí ń lọ alhiqab jam'u hukba so hukba tún mina dahari ìgbà kan nínú gbà ni so nínú tafsir ibn kathir wọ́n mú ọ̀rọ̀ wá pé àwọn àmì ìgbà pé bí 80 years in so torí pé Ọlọ́run náà nínú Qur'an pé aw amdiya hukba so nínú suratul kahf pé aw amdiya hukba so àwọn wọ́n ní àwọn sálàfù mígbà pé 80 years ni so àwọn mígbà pé 70 years ni al-ikhtilaf so but in tán gbà ìwélò pẹ̀lú hukuba ni pé time tó gùn gan nínú gbà so time tó gùn gan so bí time bá ṣe ń lọ alama marri daha so wa ba'du onílẹ́yìn wa gbà náà so wa so a rí pé ba'du kí ló gbà dọ́mà àbí bọ́ dọ́rfù nínà dọ́rfù Hmm? Hmm? ẹni tó bá ti kò sí tí a ti fẹ́ ha kọ́tùrù nádà tí ò ní makini ó lénú tí a ibn Hisham débi pé ó ní agbára gan náà wà ba'du so ṣe rí ba'du àti qablu wọ́n máa ń ṣe bìnà rẹ̀ lórí dhamma tó bá ṣe pé idha hudifa al-mudafu ilayhi tán bá ti pa mudafu ilayhi tó yẹ kó wá lẹ́yìn rẹ̀ qabla qabla eh qabla al-fasli àbí qabla takallumi ṣé pé eh in tó jẹ́ dharfu in yo se sa se idofa re sára nǹkan torí pé qablu kò wà specific ó wà general so qablu ó lè tún ma so wọ́n máa ń ṣe idofa re sára nǹkan so tún mo bá wá ṣe idofa re sára nǹkan meje mara okonu tí ẹ wá ṣe pé ìtumọ̀ kan náà gbà lérò ìtumọ̀ tó wáyé pé kọbílà zálíkà kanibi zálíkà nígbà lérùn sí fataha náà wọ́n yìí máa fún but ìyẹn kọ́ lafẹ́ lọ́bọ̀ wà núwìyà ma'ana in ti ibn hisham sọ niyẹ idha hudifa al-mudafu ilayhi wà núwìyà ma'ana tó bá ti pàǹkátá ní ẹ̀wọ́n gbà lérò so ìtumọ̀ báàdù ẹ̀wọ́n gbà so wọ́n ni so wọ́n ma ṣe ìrọ́bùrẹ̀ ń se báyìí wọ́n ma mabdiyun ala dhammi في محل النصب ظرف ظرف ظرف الزمان بي so wani fi fi mahallin nasbi ala zarfiyyati az-zamaniyya so wani wa ba'du fal qasdu bima wani lẹ́yìn náà in tí mo gbàlérò aratuhu tí mo gbàlérò láti láti ṣe o sharhan lima mo fẹ́ ṣàlàyé ni mo fẹ́ ṣàlàyé ni kọ̀dẹ̀kánà kọbẹ̀lù núdìmá nǹkan tó sì pé wọ́n ti kọ́ lórí náà tẹ́lẹ̀ tó tọ́ sí ni mùsálásọ̀ tó tóòrò bí wọ́n ti kọ́ lórí tẹ́lẹ̀ kódà nínú àwọn orin tó gbajúmọ̀ orin káàtà wọn sọ pé ya múlì an bil ghadabi wal hajri òun fẹ́ ní bí lílè kan nú torí pé Abdulaziz al-Maghribi ẹni tó kọ musallasul Qutubi òun ti ó ti ṣàlàyé kọ̀ọ̀kan ó ti ṣàlàyé kọ̀ọ̀kan nú àwọn musallasat yẹn so òun ti ṣàlàyé rẹ̀ so ní so qad kana qablu nudhima so ní tó ṣe pé wọ́n ti kọ tẹ́lẹ̀ so lára tó kọ ní olùkọ́ tán ma ń pàfáyìn so òun ni pé eh, orin yìí pé eh, ya muli'an bil يا مولعا بالغضب والهجر والتجنب في جده واللعب حبك قد بروح بي ona abere al-ghamru so ona abere pẹ̀lú al-ghamru so ni ó ní qad kana qablu nudhima ó ní tó ṣe pé wọ́n ti kona tẹ́lẹ̀ muthallasan lil quturubi so tó jẹ́ muthallasi ti quturubi so láti sísọ àwọn nǹkan tó wà specific pa muthalath kútùrù bí oní pé fa fa ọ̀rọ̀ nìkan illa àyàfi níbi ọ̀rọ̀ yẹ ọ̀kan bí orin níbi ọ̀rọ̀ rẹ̀ náà ni kẹsí pé fa ni wọ́n òun náà ni wadaruhu qad amarat imaratan wa amirat so ní line 26 ni lọ́dọ̀ tèmi but double rẹ̀ ni ó jẹ lọ́dọ̀ tí so ó a ah, qad kana qablu nudhima muthallathan lil Qutrubi so tó jẹ́ muthallath ti Qutrubi muqaddaman but bá ṣe fẹ́ kọ́ ni pé a ma ti síwájú fathan so bá wà fánà sí se ma ń se ní ẹ̀ Ibn Malik na se ma ń se ní ẹ̀ ala kasrin a ma ti fatha síwájú kasr fa dhammin musjala lẹ́yìn alwa kan dhamma so tó sì pé bá ṣe kọ́ lẹ́niyẹ wa hakadha ala alwila bí ó sì wá máa lọ nìyẹn ní ìtẹ̀lé nazman ala tarotubi ní nǹkan tá a kọ ní ìtí ń tẹ̀lé ra wọn ó ní so naktafi bi hadha alqadr ẹ ká dó so insha Allah ta'ala tó bá tún di ọ̀la tún lè tẹ̀síwájú dáadáa so hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سيكون سبيري نعم جمع لي